مَّمَّنْ قَالُوا أَفَبِالْقَدَرِ مُنْكَرٍ هَٰذَا وَالَّذِينَ كَفَرُوا مَآبَدُوا أَفَبِالْقَدَرِ مُنْكَرٍ هَٰذَا أَزَالُوا حَشْوَانِ صِرَاطٍ مَّوْضُونَةٍ حتى هو بين حفناء الجوفاء أولها شوى نسرة موضونة حتى هوار بين حفناء الجوفاء وصاحبي صارم في متنه مثل ما داب النمل يعلو في الربا وصائبا يا صائم في مسنه مثل ما داب النمل يعلو في الربا أبيض كالملح إذا انتبيته لم يلقى شيئا حظه إلا فرار أم يعد كلمه إذا انتديته لم يلقى شيئا حظه إلا فرار كأن بين أبريه ودربه مفتهدا تأكلت فيه الجوزة كأن بين عينه وقلبه مفتهدا تأكلت عليه الجزاء حين تقف اضطراب في ظلام الأقبال سبلا لا ترى يري حين تقف اضطراب في ظلام الأقبال سبلا لا ترى إذا هوى في جثة غادرها من بعد ما كانت خاصا ويا ذاك إذا وفي جسة قدرها من بعد ما كانت خاصا ويا ذاك ومشرف الأقطار خاط نحدوه حبل قصير جرشع أرض الناس ومشرف الأقطار خاط نحدوه أبي القصيم تشمع عبد النساء قريب ما بين القطاط والمطاط بعيد ما بين القزال والصلاة قريب ما بين القطاس والمطى بعيد ما بين القزال والصلاة سامي تهليلي في تسير مفهمي rahbullabani fi amina tili unja samitali li fi dasini mufami rahbullabani fi amina tili unja wani umun ladina jara uma mahalu umun ladina àwọn tí mo ń sọ yìí àwọn làwọn tó jásí pé jara wọn fún mu àfáwíkọ̀ dẹ́yìnì ní ìfàmù omi ìbànújẹ́ mọ́mọ́hàlú ẹni tí wọ́n bá ń bájà wọ́n fún ẹni tí wọ́n bá ń bájà ní kíni àfáwíkọ́ àdẹ̀yìn ìfàmù omi ìbànújẹ́ múmọ̀rọ̀ tí ó mọ̀ lọ nínú ọ̀nà fún wa alhassa lẹ́ni tí ń fàmù díẹ̀díẹ̀ yóò máa fàmù díẹ̀díẹ̀ títí tí wọ́n fi pátá yanyan húmù lẹ̀dí ilẹ̀ àwọn ẹ̀rọ tó yásí pé jára wọ́n fún mu ẹ̀rìjọ́ àtòlùmá ẹ̀rìjọ́ àtòlùmá ìfàmù omi jára ó fún mu nìyẹn ó fún mu mọ́mọ́hàlú ẹni tí wọ́n máa ń bá jà àfáwíkọ̀ ẹni tó sí wàrà àfáwíkọ̀ náà máa ń túmọ̀ wàrà jẹ́ bó ṣe wà nù mọ̀kọ́mọ̀ àfáwíkọ̀ dẹ́yìn wàrà ìbànújẹ́ tàbí ìfàmù ìbànújẹ́ mú mà rọt má rọ nìyẹn yóò máa lọ tìrìntìrìn nìyẹn àlàásà níbi fífàmù díẹ̀díẹ̀ níbi fífàmù díẹ̀díẹ̀ azalu hashwa nisiratin mauduna azalu aila azalu ó tọ́ kí ẹ rọ pé nínú orin tí a máa pé lá àzàlù káyọ kí nìyẹn káyọ láàmù yẹn káyọ kúrò ń bẹ ẹ rí pé ìmúròkè sọ pé fàkúltù yaminu Allahi abrahu qa'idan fàkúltù yaminu Allahi ay lá abrahu qa'idan ìyẹn kí mo ní mo fi ọlọ́run búra yìí níyà ìníbọ̀ ibi tí ń jókòó sí ni ó wà pé abrahu kò sọ pé lá abrahu so wọ́n máa ń lò bẹ́ẹ̀ lá àzàlù ó ní ìníyà ìníbọ̀ ashiwa ima dabura bi aso nisi aso aṣọ mawuduna tin eyi tó le to tik ima dabura bi aso hata titi uwaarọ tí wọ́n fi da ìpẹ bomi bẹyìnà àsìná ìlújúsà láàrin àwọn ìyẹ̀pẹ̀ títí tí wọnú sàárè nìyẹn azalu ìníyàn níbo aṣíwà tí ń wọ̀ nífẹ̀ẹ́ ọ̀tí náà aṣọ màwùdúnà tí ń tó le hátà títí òwárọ̀ tí wọ́n fi bòmí sínú bẹ́yìn na àsùná ìlújúsà tí wọ́n fi bòmí sínú ìyẹ̀pẹ̀ wàsọ́ ẹ̀yìn níyẹ̀ pẹ̀lú kí ni wàsọ́ ẹ̀yìn bá ya mo ní olùbárìn méjì kan tí ń ṣe idà àti ẹṣin ọ̀kan nínú wọn sọ́ọ̀rì mú fi ìmọ̀tìnìyí mítìlú màdáàbì nàmúlé yáàlù rọ̀bà sọ́ọ̀rì mú kéègbè nǹkan tì àsọ́ọ̀rì mú asọ́rímú albatan kìí tàṣádé lè sáhàrọ̀ tí àṣírà ọkọ̀ kíra nìyà ai asọ́rí in tí ẹsẹ̀ kí nìyà in tí ẹgẹ́ nǹkan tí sọ́rímù kẹgẹ́ nǹkan tí èyí ò ní dà fi mọ́tì nìyí ń bẹ lẹ́nu dà náà mithlu madabi namli bí kìíní kan tó dà gẹ́gẹ́ bí ìrìn àwúrèbe bí àwúrèbe ṣe máa rìn madab látara dábà dábà ìrìn nìyà ṣùgbọ́n ìrìn dábà yàtọ̀ gbogbo ohun tí máa ń rìn tí ó da igbá àyàbò lẹ̀ ẹ ní sọ pé ó mà ṣá ẹ sọ pé ó ń dábàá ní wọ́n fi máa ń kí gbogbo ẹranko ní dábàá báyìí ní ẹnìyẹn gbogbo ohun tí ń rìn tó yá sí pé kí nìyẹn yóò da igbá àyàbò ilẹ̀ bí ejò dábàá ni yàdìbò ó ti yé báyẹn àti gbogbo ẹ̀ dábàá so mithlu madabi gẹ́gẹ́ bí ṣe máa ń rìn anamli àwọn èbè yàálù nígbà tí bá ń gun fèrè ó ba òkè àpáta ńlá jáàmù rabuwa ní rabuwatu sunna rabuwatu ìyẹn pé òkè sunna òkè jáàmù rabuwa ní rúbà wà sọ ìbá ìyàmú ní ọ̀rẹ́ méjì sọ́ọ̀rì mú ọ̀kan kèégé nǹkan tì fi mọ́tìlì yìí ń bẹ lẹ́nu dáná mẹ́tìlì màdábì nàmì kí n ìrìn àwúrẹ̀ bè yà àlú nígbà tí bá ń gun àbùyádọ̀ yóò funfun kàlímélì gẹ́gẹ́ bí iyọ̀ ìrántà àdọ́yìtà onígbà tó bá fàyọ láti inú ilé rẹ̀ lamiel kọ́ṣẹ́yàn àdùhù àdùhù ẹnu ẹ̀ lamiel kọ́ṣẹ́yàn kò ní bá nǹkan kan pàdé ìlà àfarọ̀ àfi gé kinní òun dànù. ka anna bayna aburihi wa garbihi mufuta adanta ta aka lati fihi juza mufuta'adanta àkàlàtì fi ilé jùzà ka anna ó dà gẹ́gẹ́ bí ìgbà pé mufuta'adan ilé iná ibi tí a ti máa ń da iná ni mufuta'ad ó dà gẹ́gẹ́ bí pé ilé iná bẹ́yìnà abúrò yìí ó wà láàrin ìdà yẹn àti ẹnu ẹ̀ e gangan ó wà láàrin ìdà àti kíni àti e? e. ẹnu rẹ̀ ilé iná tó jẹ́ pé ta àkàlà ó ń jẹra wọn níbẹ̀ fi ìlú jùzà gbogbo àwọn òkun náà wọ́n ń jẹra wọn níbẹ̀ so ti yé báyẹn tó já sí pé inú ilé yẹn inú ilé iná yẹn làwọn ògùn náà jùzà jámù jẹ́zùà jẹ́zùà tó náà jẹ́zùà tó àná ògùn náà ta akalat fíhì wọ́n ń jẹra wọn níbo ní ìrìlẹ̀ iná yẹn. ìdà tí mo ń sọ yìí yorùbá máa ń húnà yóò máa fi kú hàyàn tí yàn bá ti rí yóò jẹ́ kí yàn máa mọ̀ pé ọjọ́ tọ́nà ń dá fún yàn ti súnmọ́ tí yàn bá rí ìdà náà hílẹ̀ takfù ìsirahù nígbà tó o bá fẹ́ tírèsì níbo ló gbà tó bá fẹ́ tírèsì níbo ni dànù gbà fi zula mil akbar nínú òkùnkùn ẹ̀dọ̀ ìwé tó bá wọlé síkùn inú ẹ̀dọ̀ nílọ yẹn òkùnkùn rẹ̀ níbẹ̀ yẹn kò sẹ́ni tó lè fojú rí súnmùlàn ojú ọ̀nà yẹn ni ó gbà látùrọ̀ èyàn fojú méjèèjì rí inú bíbẹ̀ so èyàn kọ̀ pé ti lọ ní tó bá jáde báyìí ẹ̀mí ó ń tọ̀ wọ́n ṣe kí nìyẹn ẹ̀mí ọ̀yọ́ lọ ni yorùbá náà yóò júwe ọ̀nà kú fún yàn yóò fi kún hàn yàn fi ilẹ̀ takfo ìfihàn nígbà tó o bá tírèsì erípa rẹ̀ fi nínú zulamina akbad òkùnkùn inú ẹ̀dọ̀ jamu kabid jamu kabid ní akbad òkùnkùn inú ẹ̀dọ̀ ṣubú láń lójú ọ̀nà látòrọ tó yóò lè fojú rí tí ó dàrú ìdá hawa fi jú sàtì ń ká àdárọ̀ ha ìdá hawa ìdá yìí tó bá fi lè jábọ́ fi jú sàtì sínú ara kan gádàrọ̀ ha yóò fara náà lẹ̀ mímbàdì máa káàdà tàṣà lẹ́yìn ìgbà tára yẹn ti jẹ́ nǹkan ẹlẹ́yọ kọ̀ọ̀kan yóò sọ di wàhíyà zaka yóò sọ di nǹkan ẹlẹ́yọ méjì méjì gbogbo ara tó bá ti wọ̀ yóò gé yẹn kanyankan nìyẹn lẹ́yìn ìgbà tára ń wà lódìdí lẹ́yọ kan yóò wá sọ di kíni méjì méjì tó bá jẹ́ bí orí ló lọ yóò gé orí méjì níbi tí ege nǹkan ti tó bá jẹ́ bí ọwọ́ ni yóò gé ọ̀kan yóò lọ lọ́tọ̀ ọ̀kan wà pẹ̀lú èèyàn tó bá jẹ́ bí ẹsẹ̀ ni yóò gé kan kúrò wọn kó kú gbogbo ara yóò wá di méjì méjì látara kí ni bó ṣe ṣe kí ni bí ẹsẹ̀ gé nǹkan tì ìdáhà wa nígbà tó bá jábọ́ fè jó sàdún sínú ara kan gádàrọ̀ a yóò fara náà lẹ̀ mímbà ní máa ká kàṣà lẹ́yìn bàtàrà yẹn ti jẹ́yọ̀ kọ̀ọ̀kan wàyí àzàká yóò sọ di méjì méjì eléyìí ni ìròyìn ìdà tí ní ọwọ́ ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn nípa ẹ̀sìn oníwà mọ́ṣírì ìfọlẹ̀ akitọ́ rí xaatin àdùhù ọ̀rọ̀ ẹ̀mí kejì mọ́ṣírì ìfọlẹ̀ akitọ́ òun ni tó yẹ kí mọ́ṣírì fún yín máa ń gun àkitọ́ rí gbogbo àyè tó bá ga lòun máa ń gun káàkiri ẹ̀sìn sì nìyẹn xaatin ó le gan náà àdùhù ẹran rẹ̀ ẹran ẹ̀sìn lé àbí òlè ó le gan kó in fact àwọn tó máa ń jẹ wọn ó ní bá ṣe máa ń bọ́ ilé ẹ̀fọ́ àìmọye ọjọ́ kó tó di tí yóò sì máa lọ lẹ́nu khatin nahduhu ẹran rẹ̀ khatin ó ṣe kí ni ó lè púpọ̀ habil kọsírì haabi ó sì tún ga bákan náà alkọsírì gbogbo egun ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ haabi òun náà ṣe kí ni ẹ̀ òun náà ga ó ga alkọsírì egun ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ haabi yóò máa ga ìyẹn ni kìnìyà fún pé tí ẹṣin bá rí wàhálà tó fẹ́ máa fò gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní mọ̀sẹ̀kìlì egun rẹ̀ yóò mọ̀sẹ̀kìlì yẹn yóò máa jáde yóò máa ga nìyẹn egun rẹ̀ yóò máa ga tẹ́yìn ló ti rí lára rẹ̀ tẹ́ bá fọwọ́ kan gbẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ báyìí yóò le kankankankan ni tó gbé àwọn egun yẹn ti ń stand up láti láti ṣiṣẹ́ habil kọsir egun ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ habil yóò bẹ̀rẹ̀ sí ní máa ga jùrìṣùn ìgbáyà rẹ̀ ga síwájú ìgbà àyà rẹ̀ ó ṣe kí nìyẹn ó ga síwájú jórṣò ẹ̀pẹ̀ kẹ́lú ń jórṣò ọ̀n gbogbo tó bá ti nígbà àyà bẹ́ẹ̀ ló fọ́mì èèyàn náà jórṣò ọ̀n rọ́jò ló ń jórṣò ọ̀n ìgbà àyà rẹ̀ ga nìyẹn bí àwọn ọmọ tata máa ń gbowó lẹ́yìn jórṣò ọ̀n ìgbà àyà wọn ó ga síwájú tọ́jọ́ tó bá tíyàn báyìí yóò já sínú kọ́ta ni èyí àtẹ̀tẹ̀ fún lówó pé gba owó rẹ̀ ọlọ́run níjọ ní apẹ́ máa lọ jẹ́ ráyè lọ tèmi jórṣò ọ̀n ìgbà àyà rẹ̀ ṣe kí nìyẹn ó ga Aridun nasa itare, anasa itare, aridun, rẹ̀ àrídùn òun náà sí kí nìyẹn òun náà lè gan anẹ́sà ìtàn rẹ̀ àrídùn ó sì kí nìyẹn ó lè ní ẹ́ fi máa ń pe ẹni tó bá jẹ́ alágídí èèyàn ní àrídù àrídù ó lágídí nìyẹn ó lásà rọ́jùlọ àrídù ẹni tó bá ní àṣà so so kìnnáyà nǹkan tó bá lè náà so anasa ìtàn rẹ̀ kí ni o àárídùn ó lé ẹran pọ̀ ń bẹ̀ wà múṣírífù làkútọ́rì àti tí máa ń gun àwọn àyè tó bá ga khatin nahdu tí ẹran rẹ̀ le habil kọsírì tí ó já sí wípé alkọsírì náà kí la tú alkọsírì náà eegun ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ haabi ó sì kí ni ẹ̀ ó ga sókè. Okay jùrùṣùn ìgbáyà rẹ̀ òun náà fẹ́ àrídùn nẹ́sà bẹ́ẹ̀ sì ni ìtàn rẹ̀ òun náà sì kí nìyẹn òun náà lè kókó kọ̀ríbù máa bẹ iná lọ́kọ̀ tọ́ ti ìwà ìmọ̀tọ́ bá ìdù máa bẹ iná lọ́kọ̀ záàlì ìwà sọ́lá kọ̀ríbù ó súnmọ́ra wọn ó wọn máa bẹ iná lọ́kọ̀ tọ́ ti ìwà ìmọ̀tọ́ láàrin ìdí rẹ̀ máa bẹ iná lọ́kọ̀ tọ́ ti in lẹ́yìn ìdí rẹ̀ ìbàdíyàn dóbò nítorí wà níbẹ̀ wálé mọ̀tọ́ àti ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn mọ́tọ̀ ẹ̀yìn ibi tí wọ́n máa ń gùn lára ẹ̀sìn ni mọ́tọ̀ ìyànáwó yóò mú tọ̀ náà fi máa ń kí ogun nǹkan tí wọ́n bá ń gùn ní màtíyà fàáyín ló ń bì máa ń maf'ul màtíyà ogun tá a bá máa ń segin nìyẹn tá máa ń gùn wọ́n yẹ látara mọ́tọ̀ ẹ̀yìn ẹ̀yìn torí pé máa ń gùn ẹ̀yìn ẹni náà wọ́n sọ wípé láàrin ìbàdí ẹ̀ ìdí rẹ̀ báyìí àti ẹ̀yìn rẹ̀ kọ̀ríbù ó súnmọ́ ara wọn ó fi ń hàn wípé ẹran ṣe kí nìyẹn ẹran pọ̀ ní ara rẹ̀ kò jókòó lè máa sáré gan torí pé tó bá yásí kó jìnnà síra wọn ni nítorí wọn pé ẹṣin tó gùn dáadáa òun ó sì lè fò lórí sáré bọ̀ èyí tó bá gbé ẹ̀yìn rẹ̀ àti ìdí rẹ̀ ó súnmọ́ ara wọn ẹran ti ṣe kí nìyẹn ó ti fa gbogbo ẹ̀bọ̀ kò ní lè máa sáré jù nìyẹn báyìí dùn ó wà lọ jìnnà síra wọn máa bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́sọ́ nìyí wà láàrin àmùjẹ orí rẹ̀ àmùjẹ kí nìyẹn àmùjẹ orí rẹ̀ wọ́n sọ̀lá àti ìdí rẹ̀ in tó wà láàrin orí sí ìdí rẹ̀ wọ́n ṣe kí nìyẹn òun jìnà ṣùgbọ́n tó wà láàrin ẹ̀yìn rẹ̀ sí ìdí rẹ̀ ó ṣe kí nìyẹn ó súnmọ́ ara wọn kì í náyà pé kò lè sáré jù nìyẹn qaribun ó súnmọ́ ara wọn ma bayna al-khatat in tó wà láàrin ìdí rẹ̀ wálùmọ̀tọ́ àti ẹ̀yìn rẹ̀ báyìí dùn ṣùgbọ́n jìnà ma bayna al-qazar in tó wà láàrin àmùjọ orí rẹ̀ wá sọ̀lá àti ìdí rẹ̀ sami talili fi dasi'in mufu'amin rahabul labani fi amina tili ọ̀húnjá atalil ọrùn rẹ̀ sami ó ga ọrùn rẹ̀ ó ṣe kí nìyẹn ó ga mufu'amin ó sì kún ó ṣe kí nìyẹn ó kún fi láti ibi tí ọrùn rẹ̀ ti jáde dasi'in ni wí ibi tó mú ọrùn pọ̀ mọ́ igbá yà múfù àmìn ẹran kún ní ibi bẹ̀ ni ẹran ṣe kí nìyẹn ó kún ní ibi bẹ̀ ẹran ṣẹ́kù ní gbogbo bí ọrùn rẹ̀ àtẹ̀lìl ọrùn rẹ̀ sáá ní ó ga múfù àmìn ẹran wá kún níbi kí ni fídẹ̀ sí ẹ̀yìn níbi tó mú ọrùn papọ̀ mọ́ ìgbáyà àti gẹ́ẹ̀tì ẹ̀bá yẹn ráhàbù laban alaban ìgbáyà rẹ̀ ráhàbù ó gbáyè ìgbáyà rẹ̀ sì kí nìyẹn ó gba àyè àlèrújà ìtàn rẹ̀ fi ìgbáyà rẹ̀ fẹ̀ fi níbi àmì náà ti lílágbára àlèrújà ibi ìṣàn ìtàn rẹ̀ ibi ìṣàn ìtàn rẹ̀ rújà yẹn wọ́n yẹn látara ojúwà ìṣàn ní jẹ́ ojúwà o ìṣàn ni jẹ́ kí nìyẹn ojúwà jáwé ní rújà àmì náà tùjẹ́mù àmì náà ni àmì náà tùnú ogun tó bá lọ́làáfíà ogun tó bá ṣe kí nìyẹn tó bá lálàáfíà ìtumọ̀ kejì tó wà fún ogun tó bá ní agbára ìtumọ̀ kẹta ogun tó bá le wọ́n máa ń lò fún kí nìyẹn àmínàtù ogun tó bá ṣe kí nìyẹn tó bá le àmẹ́rin kò láà máa ń lò fún àìlò fún èèyàn tó bá fi lè fún èèyàn yóò mọ̀ jẹ́ sí pé wọ́n ṣe ìṣèkọ́kẹ́ láti fi amnu amnu tó bá jẹ́ amina ẹni tó ní fọkànbalẹ̀ nìyẹn tó bá jẹ́ aminat ẹni tá a fún ní ìfọ̀kànbalẹ̀ tá a fi lọ́kàn balẹ̀ méjèèjì yàtọ̀ sí ara wọn àmínà a fi nǹkan pamọ́ sí lọ́wọ́ àmínà òun gangan ló ní kíni yẹn òun gangan ló ní ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n tá bá lò fún ẹranko ìtumọ̀ mẹ́ta tí wọ́n ń tún nìyẹn tá bá ní wọ́n lo bá pọ̀ ní ara rẹ̀ sáàmì tẹ̀lé ọrùn rẹ̀ ga mufaamin ẹran kún níbi bẹ̀ fi dẹ̀ sí ẹ̀ láàrin ibi tó so ọrùn pọ̀ mọ́ ìgbáyà rahbu labani ìgbáyà rẹ̀ rahbu ó gbáyè fi nínú àmì náà tí láàrin yẹn pé ó gbáyè láàrin gbogbo ẹranko tó já sí pé àmì náà tú àmì náà tí ọjà gbogbo ẹranko tó já sí pé iṣan rẹ̀ àmì náà ó le dáadáa tiẹ̀ yàtọ̀ nítorí dá nìyẹn nípa pé ọrùn rẹ̀ ga ẹranko níbi tí ọrùn àti igbáyà ti sopọ̀ mọ́ra wọn igbáyà rẹ̀ sì tún fẹ̀ fí láàrin gbogbo àmì ìnáàtì àlèkójà gbogbo ẹ̀sìn tí iṣan bá pọ̀ ní ara rẹ̀ ẹjá béèrè béèrè tí kò bá yẹ. wàá mú sí ìpínlẹ̀ yẹ.